يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون صدق الله العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشرنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وصحابه وتابعين وتابعيهم بإحسان لا يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba tí a fi ọpẹ́ fún yìí ló tún fún aláǹfààní kí a tún wá bára sọ̀rọ̀ lẹ́ni àtẹ́tọ́ fẹ́ sọ̀rọ̀ àtẹ́tọ́ fẹ́ gbọ́ ládàá ká sọ̀rọ̀ ọlọ́run ládàá ká gbọ́rọ̀ ọlọ́run lọ́mọdàn òjíṣẹ́ ọlọ́run ìrọlọ́run bàbá ní sí ìkẹ́ ìgẹ̀rẹ̀ lé lórí àmín gbọ́ àwọn ànábì ọlọ́run tí a síwájú rẹ̀ ìkẹ́ ìgẹ̀rẹ̀ ọlọ́run bá jẹ́ ti wọn náà ọmọlẹ́yìn ànábì Muhammad lọ́kùnrin lóbìnrin bá ní yọ́nú sí wọn àmín gbogbo ajá tó tẹ̀lé wọn lórí pàṣẹ dáadáa bá ní yọ́nú sáwọn náà àmín àwa náà wá rí àwa àti àwọn ọmọ wa àtàwọn ọmọdọ́mọ wa àti gbogbo amùsùn káàkiri ilẹ̀ ayé yọ́nú sí àwa náà àmín àkàrà kúàbọ̀ akẹ́yìn náà kúàbọ̀ sí dé tó yẹ tó wà tafsirul Qur'an tafsir tafsirul Qur'an al-Karim àlàyé al-Qur'an tó yí pé àkọlé gbogbogbò tí a ń yẹ̀wò lọ́dún yìí as-siyasatu al-Islam wal-muslimun òṣèlú Islam àti àwa tí a ń pè ní mùsùlùmí politics Islam and Muslims níbo ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta èyí ti bára wọn pàdé kí ló sùsù lúpọ̀ mọ́ Islam àwọn mùsùlùmí kí ló sọ pọ̀ mọ́ òṣèlú àwọn agbègbè ibi tí a fẹ́ yẹn ìnà lọ́dún yìí gẹ́bí àwọn àdáyítà ti sí fún wa níbi ọjọ́ bí mélòó sẹ́yìn bí a wá wà náà ni al-ahdaf al-ahdaf ahdaf hada tafsir ahdaf hada tafsir kí ni ìròǹgbà wa kí ni àwọn àsùntà lórí tafsiri yìí bí a wá dé lórí àwọn àsùntà yìí o náà ni ijad wa i'adatul wáyé siyasi as al-ghaib والمفقود عن عامة المسلمين وواقعين المعاصر òun láti dápadà sínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni òye ìrírí àgbọ́yé ìdáàlùpẹ̀ ní òṣèlú tó ní àlàáfíà tí ó sí láwùjọ ọmọ ẹ̀dẹ́ ìyàmàlé ni tí a wà mùsùlùmí sí àfẹ́kù ẹ̀ tó gbá àwùjọ àtàmbá yí lọ́ọ́lé ní ó sí àfẹ́kù dáńpé ní alìwáyù àsìyàsí as-sahih alìwáyù àsìyàsí as-sahih ẹ̀rì political awareness. political awareness. e ó sì yẹ kí ibi tó ká fi ètò òṣèlú sí nínú àwọn kan tí a ṣàfẹ́kù láwùjọ wa ni àwọn wo ló wá gbélé ilé lọ́wọ́ tọ́rọ̀ bá ti rí báyìí ó ti di sí àwọn àfẹ́ẹ̀sìn ṣùgbọ́n lọ́wọ́ bá lékọ́ọ́lá ọkọ̀ alẹ́kọ̀ọ́ látara àwọn àfá ẹ̀sìn kan tó ti síwájú lọ àwọn náà ni ulama alkitab ulama ahalilikitab àwọn àfá àwọn alukitabi agaga àwọn jù ọmọlẹ́yìn ànábì Musa alayhi salatu wassalam pè ní ulama bani israel ulama bani israel onímímọ̀ ni wọ́n so wọ́n sojúṣe pẹ̀lú ìmọ̀ wọn tó bá rí pé wọ́n bá tún pẹ̀lú ìmọ̀ wọn ni ayé ò ní dàrú máa ọmọ lẹ́yìn wọn lọ́wọ́ ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá wá gbẹnu àtẹ́lù wọn ọlọ́run wá sọ àwọn àyètò gbẹnu àtẹ́lù wọn ó wá ń sọ anẹ́ Muhammad alaihi wasallam tí ó máa jẹ́ kọ fún náà ta jẹ́ àfáànú ẹ̀sẹ̀ anẹ́ Muhammad sallallahu alaihi Islam ká má bàá jọ wọn hmm. ó fi wọ́n sàpéjú ebú Suratu Ali Imran chapter 3 verse 187 ẹgbọ́n tọ́lọ́nsọ́ وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب ọlọ́ni rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bọ́ọ̀ bá ti ẹ̀mọ̀ tẹ́lẹ̀ ìrántí ìṣẹ̀lẹ̀kà ti ṣẹlẹ̀kò tó dé nígbàtí ọlọ́run ọba rẹ̀ ọba Allah tó gbé àdéhùn tó nípọn fún àwọn alùkìtàbí àwọn àfáà wọn kí làdéhùn náà látúbáyínúnnáhù línà ọlọ́ni àlàyé tá a gbélé lọ́yìn àfá àmánatul ilim ìfọkàntán ìmọ̀ tá a gbé sọ́dọ̀ yín ó di ọ̀ranyàn kẹsí àlàyé fáwọn èèyàn ẹ̀rí látúbáyínúnnáhù línà bí takidat ọlọ́ọ̀bá tẹpá mọ́ yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹpámá láàmúbẹ̀ ọ̀rọ̀ tẹpámá ni núnù tó gbẹ̀yìn núnù mùsàdádà ó di dáadáa kí ẹ ṣe àlàyé ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn wala taktumuna ẹ má fọ́bò ẹ má dọ́bò ìmọ̀mọ́lẹ̀ bí nǹkan bá ṣe rí ni ẹ jẹ́ káyé mọ́ ẹ̀yin àfẹ́sìn fanabahuhu wàrọ abuhurihim ọlọ́ni wọ́n sọ̀rọ̀ lọ́ba sẹ́yìn wọ́n ṣe bí ìgbà tí àwọn olójúṣe ẹka wọn ṣe láàrin ìlú wàṣtàrọ̀ bihi thamanan qalila wọ́n fi gbà pààrọ̀ fàbí sáàmà yàṣtàrù ọlọ́ni ọjà tí wọ́n rà yẹn sí ọjà náà ìyí pé wọ́n wojú àwọn èèyàn kan wọ́n lè sọ̀rọ̀ ọlọ́run wọ́n fowó dí wọn lẹ́nu wọ́n ò jẹ́ wọ́n lè sọ̀rọ̀ ló fi di ọ̀ràn àyàn bá wà fẹ́ẹ̀sìn bálà yẹ́sìn bá ti rí gẹ́lẹ́ lágbọ́ọ̀sí faraye ìgbàtí àwọn àbóyìn mọ́ tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ nínú àwọn àlàyé wọn wọ́n mú ọ̀rọ̀ alìwà radiyallahu ta'ala anhu alì sọ báyìí inú ọ̀rọ̀ rẹ̀ ó ní ma akhadha Allahu ala ahli al-jahal an yata'allamu ata akhadha ala ahli al-ilm an yu'allimu alì ní ẹwòye sí ọ̀rọ̀ yìí kí wọ́n kọ́ ìmọ̀ tó fi gbé àdéhùn bá wọn àfẹ́ẹ̀sì pé ẹ fi mọ̀ kọ́wọ́ èèyàn ẹ̀rì ẹ̀kọ́ àwọn èèyàn ní mọ̀ kó dàbí àfẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn hádí masuliyata al-ilm ojúṣe àwọn àfẹ́ onímọ̀ nìyẹn ẹ̀rì imam hasan basri rahimahullah hasan basri rahimahullah ó ní mithaq الذي أخذه الله تعالى عن علم ما حدثتكم بكثير مما تسألون عنه ó ní tí ìbá ṣe àdéhùn yìí tọ́lọ́n bá sọ pé وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب ó lè bá ṣe pé àdéhùn tọ́lọ́n lọ́n gbé fún àtàfún ní mímọ̀ ni tí ìbá ṣe àdéhùn yẹn tó máa rántí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ béèrè lọ́wọ́ òun pa rẹ̀ yíò bá ti sọ fún yín ẹ̀rì ẹ máa rí wọ́n máa béèrè lé ní òṣèlú láfẹ́wàánú ẹ̀yìn wọ́n ní sáà lè dìbò sáà lè kópa nínú ìbò ìgbàlódé yìí nínú democracy tí a lẹ́sọ̀ òṣèlú àwọn yóò máa béèrè ọwọ́ ọ̀tá náà ti ń béèrè àwọn onímọ̀ wọ́n wọ́n tàbá wá wọ́ àyàdá kẹtàn yìí àyà sọ́rọ̀tù alìmọ̀ràn yìí ó fún àwọn àfá lójúṣe mẹ́ta ojúṣe mélòó ojúṣe mẹ́ta yóò fún àmú min hadhihi àyà wàjìbátù thalatha wàjìbátù thalatha ojúṣe mẹ́ta gbogbo ẹ̀ntẹ́ ẹjá fẹ́ẹ̀sì ẹni ojúṣe mẹ́ta lọ́rùn àkọ́kọ́ تودير العلماء كتاب الله وإفهامه للناس وإذار ما فيه من عظة وسرار من الأحكام العامة والخاصة ojúṣe àkọ́kọ́ nù kí ẹ̀yin àfá ṣàlàyé tí Ọlọ́run tó sàlùkọ́ ní kẹrẹ ẹ ṣàlàyé ẹ̀ ẹ má jẹ́ orújú sáwọn èèyàn lẹ́yìn náà wà ìfòhámọ̀ hùlì náàsì ẹ jẹ́ kó yí ẹ fi alùkùránì ọlọ́run ẹ fi yé àwọn èèyàn wa izhara ma fihi min idatin wa sirar ẹ fi hàn síta àwọn kan tí ń bẹ ní abẹ́ alùkùránì nínú wáàsí kìlọ̀ àti àwọn àṣírí nínú àti ìdájọ́ ẹ̀sà ẹ̀rí ojúṣe kanú ó jẹ́ lẹ́ẹ̀kejì wọ́tẹ̀bù yínú dínì lè musulmi o náà ní kẹwa dojú àlàyé ẹ̀sìn ìfọ́síwọ́wọ́ ẹ̀sìn ẹ̀sàlàyé fún musulmi ẹ̀rẹ̀ àkọ́kọ́ èèyàn lápapọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn musulmi ẹ̀sàlàyé ẹ̀sìn fún musulmi hátà yàfàmúhù aláàkì kọ́tìhì tí wọ́n fi gbàgbọ́ yes lórí pápá pẹ́ lè ní kí mùsùlùmí kí ọ̀rọ̀ òṣèlú lójú àlébù ni àìsójúsí àwọn àfẹ́ẹ̀sìn tó bó ṣe yẹ ní káwà pé mùsùlùmí kan Ibrahim Soliu Toyiba Rukhayya ebi mùsùlùmí ni ẹ kí mùsùlùmí kí Islam sọ lórí politics kọ máa wòrán ìkùnà àwọn àfáàní láwùjọ wọ́n sì lẹ́ jọ́ dá sọ fún ní tọrọ ìláwò mélòó láàfáà lè ní ní kààrò òjìrè wa yìí kódà ní ajá ń pẹ́ra ní àwọn lálùsúnà tí ó lè yanjú ọ̀rọ̀ òṣèlú tí ó lọ́wọ́ ẹ̀rì wọ́n láti káwọn yẹn gbọ́ àgbóyẹ̀sì aláàkì kọ́tì lórí papapẹ́ wọ̀n yáà rí fù kẹ́ẹ̀jẹ́ká musulman àmọ̀dájú lọ́kàn wọn annahu tariqul khalasul wahid min takhallubil ummah wípé islam ẹ̀sìn islam nìkan wà lẹ́yìn lẹ́nìí ìsọ̀díyàn inú ètò súnú owó ìgbẹ̀yìn tàà gbẹ̀yìn bẹ̀ àìmẹ́ ẹ̀sìn wà ní síyàsíyàn inú ọ̀rọ̀ òṣèlú ẹ̀rì ìṣmàíyàn inú ọ̀rọ̀ àwùjọ sàkọ̀fíyàn wàhàdọ̀ríyàn inú ọ̀rọ̀ ọ̀làjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfàsẹ́yìn tó bọ́ ní ẹ̀yin mùsùlùmí o náà ńlá ẹ̀mẹ̀sìn wa gbogbo tí jẹ́ òṣòro lílá ayé lè ní ọ̀nà àbáyọrẹ̀ ìsìláàmù ni wọ́n ni wà dọ́ àfihà wà fàsáàdì à lílẹ̀ tí ó máa náàbì lẹ́lẹ́ ní tí ìsìnjọ́ mùsùlùmí àti ìbàjẹ́ tí ń bẹ láwùjọ mùsùlùmí lè ní àìkẹ́kọ̀ọ́ ni láwàá mùsùlùmí nídò ọtí mímu mùsùlùmí nídò olè jíjà mùsùlùmí nídò kásẹ̀ 419 mùsùlùmí nídò yahoo yahoo mùsùlùmí owó èlé mùsùlùmí owó ẹ̀yìn mùsùlùmí àpààyàn mùsùlùmí ajínigbé mùsùlùmí mọ̀dàrú oníjìbìtì àbáyéjẹ́ ẹni tí ó fún àyíká nísinmi wọ́n gbogbo ìbàjẹ́ tí bẹ lára mùsùlùmí àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa ni ẹlẹ́ẹ̀kẹta inú ojúṣe àwọn àfá wọ̀tọ̀ òdíhù àkámi dì kẹwa ṣe àlàyé àwọn òfin ẹ̀sìn dẹ̀gẹ́rì mùsùlùmí pàdíkẹsí mùsùlùmí ẹ̀sàlàyé fún wọn kó tó pé àwọn èròǹgbà abújẹ́ nípa islam ẹjọ́ islam orí bẹ́ẹ̀ islam kìí ṣe ẹ̀sìn terrorist and terrorism láà ẹgbọ̀gbáláyè Islam kéèsì ẹ̀sìn abàlújẹ́ kéèsì ẹ̀sìn mọ̀dàrú kéèsì ẹ̀sìn mújẹmújẹ ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn àánú ẹ̀sìn oríire ẹ̀sìn ìgbàlà Islam kéèsì ẹ̀sìn mọ́sálásí nìkan ẹ̀sìn tó dájí èdòsúnú owó ẹ̀sìn tó bá ọ̀nà àlàáfíà ẹ̀sìn tó bá sí ọ̀nà ààbò ẹ̀sìn tó bá sí ọ̀nà gbogbo nǹkan ẹ̀rí bákan náà wadawatu nas ila sirati mustaqim atahtadu bihi kẹwàá pé àwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tó fi mana min wajibati lulama min wajibati al-ilm eléyìí inú àwọn ojúṣe àwọn onímọ̀ ni ìyẹn làwọn Yahudi kùnà tọ́lọ́wà ń tàwà lọ́lọ́gbó ẹmọ́ jọmọ́ ewu ń bẹ lọ́dọ̀ àdákọ́ aláàfẹ́ẹ̀sìn tí ẹ̀ sí yé wá tààsàlá ìbáráyé tààdọwọ́bò nítorí ìdí kan sékèjì ẹgbọ́n tọ́lọ́wọ́ bá sọ wá ní إن الذين يكتمون ما أنزلنا من البينات ọ̀rọ̀ dájúdájú àwọn tí wọ́n fi ń pamọ́ ìtàwọ̀ ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú àwọn àlàyé àwọn ọlọ́run tí wọ́n fi pamọ́ wàlúhúdá àti ọ̀nà mọ̀ tí wọ́n fi pamọ́ min ba'di ma bayyanahu lin-nasi fil kitab lẹ́gbàtí wọn ọlọ́run bá ti sàlàyé ẹ̀dẹ́nu tí ọlọ́run bá Ulaika yal'anuhumullah. Ọlọ́run láta bá bárú ilé tí wọ́n ṣàlàyé ẹ̀sì fáwọn ẹ̀dá fi pa máa ń torí ìdí kẹsẹ́ kejì, ọlọ́run ọlọ́run bá ń ṣépè fún wọn. Wa yal'anuhumul la'inun. Gbogbo tí bá tún máa ń ṣépè ní ẹ̀dá ọlọ́run ní ṣépè fún wọn, màlẹ́kà ọlọ́run ní ṣépè fún wọn, èpè táwọn yẹn bá ṣẹ́ orí wọn ń lọ, èpè àlìjẹ̀nú orí wọn ní Illa alladhina tabu wa aslahu wa bayyanu. Àwọn tán bá tí a tó ra wọn ṣe tí wọ́n á sàlàyé ọ̀rọ̀ bó ṣe kó rí fa'ula'ika atubu alaihim àwọn tó wọ́n lọ́bọ̀ gbàtúbà wọn nìyẹn wa ana tawwabur rahim òun ti gbàtúbẹ̀ ti kẹni ilé lọ́sọ́ di ọ̀rọ̀ ilẹ̀ lórí ẹ̀yà fẹ́ẹ̀sìn gbogbo wá ti dàrú láwùjọ abọ́lù sàlàyé fáwọn èèyàn aina al-ulama aina ulama al-muslimin àwọn àfá islamu dà tàwárí eléyìí ẹ ma gbọ́wà sẹ́ a ní ẹ ma kó pàǹpò sílò kúfúrú ní o islamu ní bá tán pẹ̀lú òṣèlú ara o a kò béèrè pé irú òṣèlú lọ ń sọ tó pé democracy lọ ń sọ o lè sọ pọ́nbélé báyẹn àwọn àfá ní àlàyé lórí democracy bá a ṣe bá lò wọ́n ṣàlàyé bákà kò sí politics ní islam o there's no politics in islam at all la dina bi siyasa wala siyasa bi din in ti a ń gbé sáwọn ìlọ́pọ̀lọ́nu ẹ má ti ẹ̀dá sóṣèlú ara kìsárẹ̀ ẹmùgbà wá kìí sóṣèlú ti wá wá máa wò ẹwà máa rí alọ́dọ̀ lóṣèlú gómìnà já fi democracy gbé wọlé tẹ́ẹ̀takò ló wá gbẹ́yìn tó lọ rẹ̀ bá Allah ẹ̀ẹ̀mọ̀páwọn èèyàn ronú ẹ̀páwọn èèyàn rí ìjọ tí a ń polongo dìbò fún wọn ẹ dìbò ìbò ọ̀dá ń wá dórí ìbòtán kílẹ̀ ń wá lọ́dọ̀ wọn kílẹ̀ sọ pẹ̀lú ẹ̀ wọ́n ní dáàbá ní fi irun mú ti ní ọ̀dá ẹ̀jẹ̀ fún wọn wọlé sẹ́lọ̀dọ̀ wọn torí díẹ̀ ọ̀rọ̀ tó délé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ àlàyé ni lásọ yí pé a fẹ́ dá padà sínú àwùjọ àwa mùsùlùmí alìwàáyù àsìyàsí àsọ̀hì iná ni pé ìròrí ìlànà òṣèlú tó ní àlàáfíà bó láti bálò tọ́bẹ̀lú kí ní jẹ́ òṣèlú Islam kí là ń pè ní àsìyàsátó àṣẹ̀rẹ̀ ìyá kí là ń pè lóṣùlù islam mú ló ti bẹ̀rẹ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí kò sí bí ẹ̀fẹ́ sí láyé tí ó bá jẹ́ olóṣèlú ẹ̀sìn rẹ̀ pé tí ó bá jẹ́ olóṣèlú ẹ̀sìn rẹ̀ pé kò jọ mọ́ lẹ́yìn rẹ̀ fánàbí ẹ ma sọ pé sálàfù sọ́ọ̀lì sálàfù sọ́ọ̀lì àwọn ẹni ìsáájú tá ní òṣèṣèlú nú wọn bá bá ti fòṣèlú kúgbésí ayé wa ilé ayé wo lè tó kọ́dẹ̀ síwágbò lè lálàáfíà òṣèlú ní jẹ́ agbára káwọn onípò agbára láti dárí gbogbo nǹkan ìdarí ọ̀rọ̀ ẹ̀sìn ìdarí ọ̀rọ̀ ìwà ìdarí ọ̀rọ̀ ètò súnowó ìdarí agbára ìdarí ààbò ìdarí àlàáfíà democracy tẹ́ ń pariwo ìran kan nínú òṣèlú nǹkan ní pẹ̀lú òṣèlú jùsùn mẹ́nà síyàsà ó bá se bá lò kí ló dé tó pé ní wọ́n bá lò nísìn gbogbo ilé ìlàwọn kan tí àfẹ́sàyẹ lórí torí díẹ̀ ilé náà ni àwọn àsùntà lórí wáàsí wa lọ́dún ni pé àsìyàsà tó alìsìlám wal muslimun àwọn bí agbọ́n rẹ̀ àwọn kan tí a fẹ́ kò bí ní especially ká dá padà sáwùjọ wa ọ̀làjú òṣèlú tó lálàáfíà ìròrí òṣù tó lálàáfíà àgbọ́yé òṣù tó lálàáfíà yàtọ̀ sí dàrúdàpọ̀ tí wáyìí أدين تصل أدين تبوا لا دا كاس ولا كابولام ولا دا سبحانك اللهم يا ملك لا إله إلا أنت آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر